so na so yin ta wá tí a ṣe àdéhùn rẹ̀ nípa pé a padà sí insha Allah nígbàtí àdéhùn Ibn Qayyim tó ń sọ̀rọ̀ Muhammad àti kini àti Ahmad so àti sàdéhùn pé a padà sí ilé insha Allah ta'ala so ẹ jẹ́ ká padà sí pẹ́jì so Ibn Qayyim fẹ́ ṣàlàyé mas'ala kan fún wa so munaqasha ṣe Ahmad ṣé ismu fa'il ni àbí kíni àbí ismu maf'ul ṣé n tó darí lórí nìyẹn ó ní wa qad ikhtalafa an-nasu fihi Ibn al-Qayyim ní àwọn èèyàn sì ti ṣe yapa ẹnu nípa gbólóhùn Ahmadi wọ́n ní wa qad ikhtalafa an-nasu fihi so wọ́n ní ó ní Ibn al-Qayyim ní àwọn èèyàn ti ṣe yapa ń parẹ̀ hal huwa bi ma'na fa'il ṣé Ahmadi yìí ṣé ìtumọ̀ fa'il ni tí ní túnmọ̀ tó bá ní túnmọ̀ fa'il kí ní túnmọ̀ rẹ̀ báyìí ẹn tó yìn Ọlọ́run Ọba jùlọ àbí so aw maf'ul tó bá ní túnmọ̀ maf'ul kí ní túnmọ̀ rẹ̀ báyìí ẹn tí wọ́n yìn jùlọ wọ́n ni faqalat ta'ifatun Ibn al-Qayyim ìtumọ̀ rẹ̀ ni pé ọpẹ́ tí ó ma ń dú fún Ọlọ́run Ọba aktharu min hamdi ghayrihi ó ju ọpẹ́ tẹlòmí lọ láhù fún Ọlọ́run Ọba fama'nahu ìtumọ̀ rẹ̀ wá ni pé ahmadul hamidina li rabbihi ẹni tó fi ń yin ẹni tó ń yin Ọlọ́run Ọba jù nínú àwọn olùyin Ọlọ́run Ọba wọ́n ni wa rajjahu hadha al-qawl wọ́n ni wọ́n sì gbọ́lá fún wọ́n sì gbọ́lá fún pé ọ̀rọ̀ ìtẹ́sùnwọ̀n wọ́n gbọ́lá fún pé ọ̀rọ̀ ìtẹ́sùnwọ̀n so àwọn tí wọ́n sọ wọ́n gbọ́lá fún pó tẹ́sùnwọ̀n ní pé ànábì ìtumọ̀ Ahmad ní kékeré ẹni tó fi ṣe kíni ẹni tó fi yin Ọlọ́run jùlọ wọ́n ni bí anna kìyàsà af'ala tefdil torí tefdil ní pé kí yẹn ń wọ́n èyàn máa ń yọ látara fi'li fa'il èyàn máa ń yọ látara nǹkan tó dá lórí fa'il lórí ẹni tó ṣiṣẹ́ la min fi'li al-waqi'i 'ala al-maf'ul kìí ṣe pé wọ́n máa ń yọ látara fi'il tó dá lórí ẹni tí ṣiṣẹ́ ṣẹlẹ̀ lé lórí kí ni túnmọ̀ ilé af'ala at-tafdhil ma sọ pé zaidun aqwa min amr gbogbo tí ò bá yé ká so kádàmì padà insha Allah ta'ala so tabasan sí báyìí pé zaidun aqwa min amr so af'ala tafdil wọ́n ma ń wọ́n látara fi'ili tó dá lórí fa'ilin fi'ili fa'ilin wọ́n yí wọ́n látara fi'ili gini fi'ili maf'ul according to ta ń ká mi báyìí oye torí pé munaqasha ni o so wọ́n yí wọ́n látara fi'ili maf'ul tabasan pé zaidun aqwa min amr èyí tàà sọ ni pé àbísà bá sọ pé zaidun ajmalu min amr zaidu rẹwà ju amr lọ so zaidu rẹwà ju amr lọ sí èyí tàà sọ ni pé zaidu ní ẹwà ni àbí ẹwà ṣẹlẹ̀ sí zaidu ah, eléyìí tí ẹlọ́mí báyìí so ẹjẹ́ ká lọ nǹkan tó jẹ́ ta'addi tàbá sọ pé zaidun ok tàbá pé zaidun adrobu min amr zaidun lúyànjú amuru lọ lápẹẹrẹ kan ni o so zaidun lúyànjú gini o n lúyànjú amuru lọ ṣe ìdáhùn sọ ni pé zaidun ní lù ní àbí zaidun náà lù zaidun ló lù so o so af'ala tafdhil ó ma ń ṣẹlẹ̀ sí gini sí fi'li fa'il ní kẹsẹ̀ gini fi'li maf'ul ìtumọ̀ nǹkan tí ń sọ bí oye so Ibn Qayyim wọ́n tẹ̀síwájú wọ́n ní qalu wọ́n ní ìdí nìyẹn Ibn Qayyim wá fẹ́ kó ó fẹ́ tí wá bọnú báàbù kan sí pé ìdí ni fi sọ pé wà lè ìdí ni ma adrabu Zaidan wọn ò sọ pé ma adrabu Zaidan ẹ̀wẹ́ èyí tí mo sọ fún alẹ́ẹ̀kan èmi sọ fún example ma wala wala Zaidun adrabu min Amr so wà bí i'tibari ad-darbi al-waqi' alayhi wọ́n ni wọ́n ní sọ pé ma adrabu zaidan wala zaidun adrabu min amr kan wá sọ pé in tán wá gbà lérò látara rẹ̀ ní pé kíni zaidu ni wọ́n ṣe kíni zaidu na lù tàbá ní ma adrabu zaidan ah kò sẹ́ntí lùyàn tó zaidu zaidun adrabu min amr zaidu lùyàn ju kíni ó jùyàn ju amr lọ so ìtumọ̀ rẹ̀ ní pé kíni bí i àtibárí dọ́rbí alwákí wọn ò ní gbà lérò pé in tí wọ́n sọ bẹ̀yẹn ni pé kíni ní pé a ah, zaidu ni wọ́n lò wala ma ashrabuhu lil ma bákanáà tán bá sọ pé ma ashrabuhu lil ma bá ní ma ashrabuhu lil a ah, kò sẹ́n tó fi ń momi tó wa akalahu lil khubz so tán bá sọ báyìí ṣe tó ń sọ ní pé ṣe omi mú ni àbọ́ ní mú mi òun ní mú mi gẹ́ sọmi ní mú o so tán bá ní ma akalahu lil khubz oye ìtumọ̀ rẹ̀ ní pé kíni oúnjẹ òun ní jẹ kíni òun ní jẹ búrẹ́dì so ibi nìkan fi ń fẹ́ rí pé ahmadu wọ́n ma ń rán látara kíni látara fi'l fa'il kìí látara fi'l kíni fi'l maf'ul wọ́n ni qalu Ibn Qayyim tẹ̀sọ́jú pé lè anna af'ala tafdil torí pé af'ala tafdil wọ́n ni wà fi'la ta'ajjub àti fi'l ta'ajjub innama yusaghani min al-fi'li lazim wọ́n ma wọn méjèèjì látara fi'lu lazim ni kí ni túnmà af'ala tafdil òun ni kí ni af'ala pé eléyìí lè ṣe ju eléyìí lọ ta'ajjub ni pé kí ni ma fi ń so Ibn Malik ni bi af'alamta ba'da ma ta'ajjuba أو بأفعل قبل مجرور بباء صوت تما في ممكن وتما في سم لا ترى انك ليدي الاربعه so ابن مالك بافعل انتك بعد ما تعجب so يوم ما تعجب هو هو مو افعل هو هو مو المتعجب منه هو يوم ما تعجب هو يوم افعل هو هو مو كني المتعجب منه هو سقام ما أحسن زيدا ما ما تعجبني أبي أحسن أفعل ونيابي زيدا so túnmọ̀ ìgbẹ́ ni ah ẹ̀ ń se mọ̀ látara bí zaidi sí ń se dáadáa so bákan náà tó wáyé pé ẹwà ni ma ajmala zaidan so ibn malik wa tilwa af'alan sibannahu kama awfa qalilayna wa asdiq bihima so in tó bá tẹ̀lé af'ala èyàn fún nasbu ni ma af'ala zaidan oye oye so so wọ́n ni so in tán pè ní ta'ajjub nìyẹn wọ́n ni fil asli wọ́n ni fa wajaba an yakuna fi'luhu ghayra muta'addin wọ́n ni lazim ló máa jẹ́ fil asli so fi'li rẹ̀ gbọ́dọ̀ jẹ́ kíni ó gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ muta'addi qalu wa amma nahwu wọ́n ni ẹ̀ríru ma adọ́rọ̀bù zaidan lè amr ẹbá wọn gẹ́un Ibn Qayyim ti fún wa ní kọ́ ìdà kẹtẹlẹ̀ ó ti ní lázim ni ó mọ̀ jẹ́ kò ní jẹ́ kíni kò ní jẹ́ muta'addi àbí kí ni túnmà lázim lázim ni nǹkan tí ò ní maf'ul bihi muta'addi ni nǹkan tó ṣe kíni tó ní maf'ul bihi irun sí wọ́n ni wà á máa náhù wọ́n ni ẹ̀ríru ma adọ́rọ̀bù zaidan lè amr irú gbólóhùn eré ìbáyìí ṣàgbé lè amr so bí bà pé mọ̀ fọ́nrọ̀lù ní àbí torí ibn malik ni wa'addi laziman bi harfi jarri so wa'addi laziman bi harfi jarri wa in hudhifa an-nasbu lil munjarri so ní pé téèyàn bá fẹ́ sọ lázimu di muta'addi èyàn ó ṣe èyàn ò fi harfu jari èyàn ò ṣe kíni èyàn ò fi sí bí ní sí mo fẹ́ jálásà lázim ni jálásà ò kí ń gba maf'ul so jálásà ò kí ń gba maf'ul bihi àbí directly so jálásà zaidun but tó bá fẹ́ gba maf'ul bihi àwọn àmọ́ harfu jari wọ́n ni jálásà zaidun so ó eléyìí wá ní maf'ul bihi bí ibn al-Qayyim afẹ́ sára yẹ وأما نحو ما أضرب زيدا لعمري وهو منقول من فعل المفتوح العين وفي قوة صلى الله عليه ما أضرب زيدا لعمر كيس لا ترى ضرب نتي ما أضرب زيدا لعمر كيس لا ترى ضرب تري ابن قوي انت قوة فواني قوي لك تلك تما فهم مو أفعل التفديل التي تعجبها كنا ابن أنت ما موه wọ́n mọ́ látara lázim àbí dọ́rọ̀bà sí rí a mọ̀ pé kí ni muta'addilun àbí so wọ́n ni ma adọ́rọ̀bù zaidan li amr wọ́n ni kìí ṣe látara dọ́rọ̀bà wọn tún wọ́n wa huwa manqulun min fi'lin maftuh al-ayn wọ́n mú látara dọ́rọ̀bà ila fi'lin madmum al-ayn tí wọ́n change sí dọ́rùbà náà ti mú kèsí látara dọ́rọ̀bà náà ti mọ́ dọ́rọ̀bà tán jẹ́ sí kíni dọ́rùbà náà ti mú wá wọ́n ni thumma adda lẹ́yìn ìgbà tí ó wá wá padà wá gba dọ́rùbà lóṣẹ̀ wá sí kíni lóṣẹ̀ wá ní maf'ul so lazim ni o kèsí ẹ má rò pé ma adọ́rọ̀bù zaidan li amri tó wà ń bí ní pé so jaru wa majururi yìí eléyìn èyàn lè parẹ́ tí ò kankan so yìí Eh, Ibn Qayyim tẹ̀síwájú wọ́n ní walau kana okay thumma adda walhalatu hadhihi ó ní so tí ṣe sí sí wá rí báyìí nígbà tó ṣe wá rí báyìí àbí bó ṣe wá rí báyìí nìyẹn bó ṣe rí nìyẹn wọ́n ní bil hamza wọ́n wá ṣe tààdì rẹ̀ pẹ̀lú hamza hamza wọ́n ní hamza tó wà bí af'al oye bí af'al an taqba'da ma ta'ajjuba so ma adrabu so wọ́n so three steps ni dọ́rùbà ló wà lálàkọ́kọ́ àbí wọ́n gbé lọ sí kíni dọ́rùbà so lẹ́yìn dọ́rùbà wọ́n á sí kíni wọ́n wá fi hamza sí so hamza yẹn Ibn Qayyim wọ́n sọ pé wọ́n àwọn tó wọ́n sọ pé ahmed fa'il ló dálé lórí wọ́n sọ pé hamza yẹn kíni di kíni ta'addi ló dálé lórí kíni túnmọ̀ ta'addi hamza yẹn máa ń jẹ́ kí in tí ó lè gba maf'ul bihi tẹ́lẹ̀ yóò wá di kún gba kíni yóò gba maf'ul bihi wọ́n ní qalu Ibn Qayyim sọ pé wọ́n sọ pé ẹ́rì pé gbogbo tí Ibn Qayyim sọ Ibn Qayyim fi ń ti sáwọn ẹlòmí ni so wọ́n ní wa dalilu ala dhalik wọ́n ní ẹ̀rí pé daraba tó wà ń bí o ní pé kíni ní pé kìí dọ́rọ̀ maji'uhum billam torí pé wọ́n mú láàmù wá hmm. torí pé wọ́n mú láàmù wá torí pé tó wáyé pé dọ́rọ̀bà pìlẹ̀ ní kò ní dì láàmù so ma adọ́rọ̀bù zaidan amran ni ó jẹ́ so yí báyìí wọ́n ni a maji'uhum billam fayakuluna ma adọ́rọ̀bù zaidan li amri wọ́n ni walau kana baqiyan muta'addi ni làkílà in tí wọ́n bá sọ ní pé ma adrobu zaidan amron lè annahu muta'addin ila wahidin bi nafsihi torí pé dọ́rọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà o ma ń gba ta'addi o ma ń ṣẹlẹ̀ lórí nǹkan yọ̀kẹ́ wàílà náà wàílà al-akhari lam so okay لأنه متعدي إلى واحد وإلى الآخر بهمزة التعدية بين so tó bá ṣe pé wọ́n fi hamza sí yóò ṣe kíni yóò di pé yóò gba maf'ulu méjì tó máa pé daraba zaidun amra zaidu lè kíni zaidu lọ amra bí but ma ní adraba zaidun amran bakran zaidu fi amru lu bakru so ti yé báyìí

wọ́n ni falamma an adduhu aw an addahu ila ila maf'ul bi hamzati ta'diya nígbà tó sì pé wọ́n ti wọ́n sì ta'addi rẹ̀ lọ sí maf'ul pẹ̀lú hamza ta'diya wọ́n ni addahu ila al-akhari bil so wọ́n wá fi gbé e lọ mi pẹ̀lú kíni pẹ̀lú lam wọ́n ni fa huwa alladhi awjab awjaba ní pé méjèèjì ò láyù sọ ọ̀rọ̀ ní wọn ò kí ń wọ̀n wọn o méjèèjì kí ni wọ́n gbàlérò pẹ̀lú méjèèjì eh. af'ala tafdhil àti kí ni fi'lu ta'ajjub wọn ni láyù sọ ọ̀rọ̀ ní illa min fi'li al-fa'il wọn ò kí wọ̀n wọn àtàyátara kí ni fi'lu al-fa'il la min al-waqi' ẹwọ̀n gẹ́ so Ibn Qayyim wọ́n ni wa naza'ahum fi dhalika akharun àwọn ẹlòmí bá wọn pò àwọn ẹlòmí bá wọn pò so Ibn Qayyim ti kọ́kọ́ mọ́rọ̀ alákọ́kọ́ wá so Ibn Qayyim ibn o ṣe rí gbogbo àwọn kẹba yìí kọ́lẹ̀ èyàn lè mọ́ bá pàdé èyàn lè máa kàtírà lọ́wọ́ fún ọdún márùn èyàn lè bá pàdé so pẹ̀lú àwọn ìbárọ̀ tó clear tó báyìí torí pé ní táìmù Ibn Qayyim àwọn tí kọ́lá àwọn tí wọ́n wá lẹ́yìn táìmì àdìmọ́ ìbìnú kọ́ yìí mú gan tó bá ń sàlàyé ọ̀rọ̀ náà ó súnmọ́ pé ẹni tó bá wà ní táìmì tí wà ó lè mọ́ gbọ́yí pẹ̀lú àwọn alfáàzù tí wọ́n fi sàlàyé in tẹ́lù fi gbọ́ tíra Ibn Hisham yìí ń gbà mínú so Ibn Hisham sì tún wá lẹ́yìn Ibn Qayyim bọ̀ ẹ wá wo táìmì àdìmọ́ Ibn Qayyim ẹ wá wo àwọn alfáàzù tí Ibn Qayyim fi sàlàyé rẹ̀ bó ti clear tó so ìdí ẹ̀ fi ní bùkátà sírò àwọn kaba yìí wọ́n ni wa naza'ahum fi dhalika akharun Ibn Qayyim ni àwọn ẹlòmí bá wọn po wọ́kọ́ọ̀lù àwọn sọ pé yẹjúzù sawquhuma min fi'li al-fa'il àkílẹ̀ ń sọ yìí èyàn lè wá fara tafaddul látara fi'li al-fa'il wa min al-waqi' 'ala al-maf'ul èyàn lè wọ́n látara yìí tó bá ṣẹlẹ̀ sí maf'ul náà wọ́n ni wa kathratu as-sama' pẹ̀lú pé wọ́n so min abyanil adilla nínú àwọn ẹ̀rí tó clear so bẹ́ẹ̀ ni ibn malik náà ma ń lo sama gan ibn malik ni walaysa indi laziman idh qad ata fi nazmi wa nasiri sahihi muthbata so ní pé so masala gan ibn malik sọ wani walaysa indi laziman idh qad ata ní pé lọ́nà tèmi náà kìí sọ̀rọ̀ yàn idh ata nígbà so sama nínú àwọn àdílà tó lágbára jù ní ala jawazihi lórí pótọ́ èyàn lè wọn látara af'al èyàn lè wọn látara gini maf'ul látara fa'il látara maf'ul wọ́n ni yaqulu al-arab àwọn mẹ́rin wa wọ́n náà lárúbá wọn sọ pé ma ashghalahu bi shay' tàbí tí a bá ti sọ pé ma ashghalahu mashigúlù ni òun ló wà bízì òun nìkan bízì rẹ̀ àbí òun ṣagọ́làwó gíní ṣagọ́làwó ṣe so wọ́kọ̀ alẹ́ ìní so yí wọ́n ni ma aṣgọ́làwó bí ṣe wọ́n ni wà húwà min ṣúgùl wọ́n ni fọ̀húwà mashigúl wọ́n lòun ni maf'ul wọ́n ni so kí yẹn wọnú nǹkan kí yẹn tẹ́rì sí nǹkan so ṣe òṣùn ló ṣe ní àbí nǹkan ṣẹlẹ̀ sí nǹkan ṣẹlẹ̀ sí so maf'ulun ni wọ́n ni wa huwa min awla'a bi shay' ah, fa huwa mula'un bihi wọ́n ni mabniyun lil maf'ul laysa illa mashghul àti mula' kò sí kankan mabniyun lil maf'ul wọ́n ni wa kadhalika gbọ́rùn wọn pé ma a'jabahu bi kadha ma a'jabahu bi kaza ṣé ajibu ni abon gangan ni muta eh oni se ma so wani ma a'jabahu oni nǹkan se le ma oye so ke so oni ko se oni se nǹkan ni e ma so yo so ma a'jabahu bi kaza wani fa huwa min a'jaba bihi wani wa yaquluna ma ahabbahu ilayya ama ahabbahu ilayya ipa kò sí kò sẹ́ni tí mo fi nífẹ̀ẹ́ sí sóhun ní sóhun ló nífẹ̀ẹ́ ni àbóhun náà nífẹ̀ẹ́ òun náà nífẹ̀ẹ́ so maf'ulun ni wọ́n ní fa huwa ta'ajjubun min fi'lil ni wọ́n ní wa kaunuhu mahbuban laka ma abghadahu ilayya wọ́n ní Ibn Qayyim ma tún wá fẹ́ dá kankan mi kéèyàn ma branch nínú branch ṣe yàn pé ẹmọ wo ẹmọ wo nǹkan o ṣe rí ẹn tí èyàn bọ́dọ̀ tí ẹ̀bá ń ka tíra Ibn Taymiyyah àti tíra Ibn Qayyim gbogbo làákàí torí o ma hó báyìí tí yóò ti jẹun àárọ̀ tí ó tún jẹ nísì wallahi honestly so Ibn Qayyim sọ̀rọ̀ ó kọ ní o ìtumọ̀ ó kọ Ibn Qayyim branch sí kí ní pé okay ìdí tí wọ́n fi sọ pé Ahmed ṣe ismu fa'il àbí more maf'ul látara bí branch yẹn even al-Qayyim tó wá branch sí sí nǹkan mi sẹ́rí <laughs> kò wá sẹ́ni tí fi ń ṣe báyìí tó Ibn al-Qayyim àti Ibn Taymiyyah inú tíra àwọn ìdí yẹn rí láákàí èyàn nìdí láákàí èyàn nìdí àwọn káwọn pìlẹ̀ ti pọ̀ gan lọ́dọ̀ yẹn tí yẹn bá ń ka tíra wọn wọ́n ni wa hahuna mas'alatun mashhura Ibn al-Qayyim tó wá ní mas'ala kan tó wá gbajúmọ̀ tó wà wọ́n ni síbà wéyìí ló sọ wọ́n ni wàhíyà annaka taqul wọ́n ni òun náà ni pé tó bá sọ pé ma abghadani lahu wa ma ahabbani lahu wa ma anqatani lahu idha kunta anta al-mubaghidu al-kari wal-muhibbu al wọ́n ni ìgbà tí ẹ ń sọ pé ma abghadani lahu ìgbà tó bá sí pé ọ̀gẹ́gẹ́ ló ma ahabbani ilayhi so tó bá yí pé ìwọ gangan ló ṣe kíni ìwọ gangan ló nífẹ̀ẹ́ rẹ̀ ni ma anqatani lahu tó bá yí pé ìwọ gangan ló ṣe kíni ìwọ gangan ni fa'il ni wọ́n ni fatakunu muta'ajjiban min fi'lil fa'il so ta'ajjubu yẹn yóò ma ṣe pé kíni látara fi'lil fa'il láti ṣe kíni láti wọ̀n tí ẹ̀ so sí ìbàwọ́ yìí sọ ilé wọ́n watakul wọ́n ni ma abghadani ilayhi ṣùgbọ́n bà tó ma sọ pé ma abghadani ilayhi kò sẹ́ni tí mo fi ń kórìíra tóhun àbí kò sí kò sẹ́ni tí mo ń kórìíra tóhun bẹ́ẹ̀ ni wa ma amqatani ilayhi wa ma ahabbani ilayhi idha kunta anta al-baghidu o ma kò sẹ́ni tí mo fi ń kórìíra eh, kò sẹ́ni tí ó fi ń kórìíra tó èmi so aláwọ̀kọ́ ni èyí tààrà aláwọ̀kọ́ ni pé kò sẹ́ni tí mo fi ń kórìíra tóhun bọ̀ ilé ni pé kò sẹ́ni tí ó ń kórìíra tó èmi gangan so ẹ wọ̀rọ̀ méjèèjì o mm. ẹ ká padà sí ọ̀rọ̀ yẹn Ibn Qayyim ní wàháhùnà mas'ala wọ́n ní mas'ala kan wà bí mashhura tó gbajúmọ̀ dhakaraha Sibawayh Sibawayh dákọ̀ rẹ̀ wọ́n ní ma abghadani lahu kò sẹ́ni tí mo fi so ìyẹn lọ báyẹn ó wá ní wa ma abghadani ilayhi kò sẹ́ni tó fi ń kórìíra tó èmi wà má àmkọ́ta ní ilé kò sẹ́ni tó fi ń kórìíra tó èmi wà má àhábà ní ilé ìdàkúnta antalbagidal mamkut tó bá ipé wọ́n ni wọ́n kórìíra ìwọ ni wọ́n kórìíra ìwọ ni wọ́n nífẹ̀ẹ́ fatakunu muta'ajjaban min fi'li al-waqi' 'ala al-maf'ul lórí maf'ul ọni fama kana bi lam so Ibn Qayyim ní èyí tó bá wá pẹ̀lú lam wa ma fa huwa lil fa'il so èyí tó bá jẹ́ lam yóò ma jẹ́ kíni yóò ma jẹ́ fún fa'il wa ma kana bi èyí tó bá jẹ́ pẹ̀lú ila fa huwa ni wa aktharu nuha wọn ò kí ń ṣe kí ni wọn ò kí ń ṣe differentiation walladhi yuqalu fi illatihi wallahu a'lam wọ́n ní Ibn Qayyim wọ́n sọ pé yíò sọ pé ìdítẹ́lẹ̀ ìfi ṣẹlẹ̀ Ọlọ́run Ọba ló sì nímọ̀ jùlọ anna al-lam takunu Zaid tó bá sọ pé li Zaid

wọ́n ni wasirru dhalik Ibn Qayyim sọ pé àṣírí eléyìí ni pé annalama fil asli ní pé láàmù nípìlẹ̀ o lilmilki walikhtisasi walistihqaq hmm. eh, Ibn Malik ni wallamu lilmilki wa shibihi wa fi ta'adiyatin aidan wa ta'alilin kufi so wọ́n ni annalama fil asli lilmilki láàmù ma ń dá lórí pé yẹn ní nǹkan ni walikhtisas àti pé wọ́n ni innama yakunu lil fa'il wọ́n ni torí pé al-milk al-ikhtisas al-istihqaq fa'il ló ma ń bẹ fún alladhi yamlik ẹn tó ṣe kín ẹn tó ní nǹkan wa yastahiq tó ṣe kín tó ti lẹ́tọ̀ sí nǹkan wọ́n ni wa ila ṣùgbọ́n ìlà ń tẹ́ o lintiha il-ghaya ìlà ma ń túnmà pé nǹkan ti tání oye wọ́n ni wal-ghayatu muntaha ma yaqtadihi al-fi'l wọ́n ní ibi tí fíìlì sí sí ma ń tán sí o fàhíyà bil maf'ul ibi maf'ul ni fàhíyà bil maf'ul aliq li'annaha tamamu muqtada al-fi'l torí pé maf'ul ma ń túnmà pé fíìlì ti sekin ó ti tán pátápátá so yí báyìí sí ti Ibn Qayyim sára yí biye Ibn Qayyim wani wa mina ta'ajjubi min fi'li al-maf'ul Ibn Qayyim sọ pé nínú pé ta'ajjub nínú fi'li al-maf'ul so nínú ta'ajjub tó dá lórí pé wọ́n wà látara maf'ul ni kìí sí látara fa'il wọ́n ni qawlu Ka'b ibn Zuhair so ọ̀rọ̀ Ka'b ibn Zuhair fi nabi so búrúdá Ka'b ibn Zuhair oye tó fi yàn nabi sallallahu alaihi wasallam so consider tó ma ń pè ní búrúdá so tó fi yàn nabi so tó ipé àwọn ẹlòmíràn tó bá kọ nǹkan láti fi yàn nabi so wọ́n ma ń sọ ní búrúdá lẹ́yìn rẹ̀ wọ́n ni ó wá ibn Zuhair sọ pé falahuwa akhwafu indi falahuwa akhwafu indi in ti ibn Qayyim fẹ́ lónà falahuwa akhwafu indi òun ni ṣe òun ni ó ń bẹ̀rù mi jù ni àbí òun ni mo ń bẹ̀rù jù òun ni mo ń bẹ̀rù jù so fi'li kíni fi'li maf'ul lele ó akhwafu indi so káàbí ibn zuhair sọ pé so consider tó ṣe i'tizar san nabi àti tó fi túbá ni àti tó fi yà nabi pé falahuwa akhwafu indi nígbà nabi yìí ni mo máa ń bẹ̀rù jù idha ukallimuhu nígbà tí máa ṣe kíni nígbàtí bá ń bá sọ̀rọ̀ idha ukallimahu wa qila annaka mahbusun wa maqtulun wọ́n sì ń sọ fún mi pé ah, ànábí ó dí ọmọlẹ̀ yóò sì pọ́ ni ọ wá ní min khadirin ju kíni ju ẹkùn tó ṣe pé eh, khidr ní kíni ihò ju ẹkùn tó nínú àwọn àkínápè nínú àwọn ẹkùn àbí kìnnìún tó ṣe pé ó ma ń wọ kòtò rẹ̀ min luyuthul isidi maskanahu so nínú àwọn ẹkùn tó ma ń wọ kòtò rẹ̀ bí batni atharo nínú ilé rẹ̀ nínú ilé rẹ̀ ilé rẹ̀ ilé rẹ̀ ghilun dunahu ghilun kòtò kan ó tún wà nù kòtò mi so in short ó kàzá ń ròyìn bóhun sallallahu alaihi so wá sí mubalago fi eh, bayani al-mushabbahu bi so in tó ń fi ẹni bóhun sí bẹ̀rù ànábì tó fi ń wé so ní pé bí kìnnìún tó sì gbóhun wọnú ó wà nù kòtò rẹ̀ so tó sì pé kòtò yẹn kòtò míì tó wọ́n wà nù rẹ̀ ọ̀rẹ́ mm-hmm. ó yàtọ̀ síra wọn àbí mm-hmm. bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ni so ó yàtọ̀ síra wọn láwọn fa akhwafu huna Ibn Qayyim sọ pé akhwafu bíbá yóò minkhífà látara pé ẹni tí wọ́n ń bẹ̀rù ni fahuwa makhuf wọ́n ni la min khofa kìí ṣe pé òun gangan òun gangan ni òun gangan na ń bẹ̀rù wọ́n ni wa kadhalika qawluhum wọ́n ni bákan náà gbọ́rùn wọn ma ajanna zaidan so kò sẹ́ni tó fi ń ya wèrè tó zaid wọ́n ni tíkílà ma ń pẹ́ni tó bá ya kíni majnun maf'ul wọ́n ní hmm. man janna fa huwa majnun wọ́n ní Ibn Qayyim wọ́n ní hadha madhhabul so hadha kini hmm. hadha madhhabul kufiyyin wa man wafaqahum eléyìí ni ojú ọ̀nà àwọn kúfà àwọn àbá kúfà nínú àwọn akún náà àtàwọn hmm. tó bá tẹ̀lé wọn wọ́n ní qala al-basriyun àwọn basrọ́nà òtún wọn ti juwọ́lẹ̀ wọ́n sọ pé kullu hadha shadh gbogbo ìtẹ́sọ̀ yìí shadh ni la ya'ulu wọn kí ń padà sí fala yushawwish bihi al-qawa'id so kò dá àwọn òfin rú wa yajibu al-iqtisaru minhu ala al-masmu' kíyà ká dó lórí àwọn èyí ta ti gbọ́ nìkan ni wọ́n ni qala al-kufiyyun àwọn kufi náà àwọn afá kufi náà tún fèsì padà ala shuzuz yóò kọ̀ pé kíyàn gbé lórí pé ṣáàzì ni oye torí pọ́ ti wá ó pọ̀ lọ́rọ̀ ó pọ̀ ní orin èyàn wà sọ pé ṣáàzì nìkan tó pọ̀ lọ́rọ̀ so mo ka ọ̀rọ̀ Ibn Malik fún wa pé walaysa indi laziman idh qad ata fi an-nazmi wan-nafri sahihi muthbata so wani ala shuzuz wa muttaridu kalamihim ṣùgbọ́n yìí tó bá ọ̀rọ̀ wọn mú wọ́n ni wa hadha ghayru mukhalif wọ́n lè yóò ya parẹ́ wọ́n lè lidhalika qalu wọ́n ni torí náà fi sọ pé wa amma taqdirukum Allahu al-musta'an so ní tẹ̀síwájú wọ́n ni a sọfítàdé ibi tí àwọn kufiyun sọ pé wa qala al-kufiyun àwọn kufiyun sọ pé kathratu hadha fi kalamihim pẹ̀lú pé ilé yìí pọ̀ nínú ọ̀rọ̀ àwọn lábáwọ̀ nasran wa nazman ní ìdá ma ń sọ lọ́rọ̀ àti tí ní ìdá ma ń kọ lórí yamna'u hamlahu ala shuzuz kò ní jẹ́ kí yẹn lè gbé e lórí pé ṣáàzì ni wọ́n lè anna ṣáàzì lórí pé ṣáàzì ma khalafa isti'malahum in tó ya pa bọ́n sí ma ń lò wa mutarida kalamihim àti bọ́rọ̀ wọn sí ma ń jẹ́ wọ́n ni wa hadha ghayru mukhalifin li dhalik wọ́n lè yóò sì ya parẹ́ qalu wa amma taqdirukum àwọn kòfíyún wọ́n fèsì fún wa pé wọ́n ni ẹ̀rí bẹ́ẹ̀ sí ṣe taqdiru luzumil fi'l ní pé fi'l ó gbọ́dọ̀ jẹ́ lazim wà naqluhu àti pé ẹgbẹ́ e lọ ila fi'lin ẹ̀wọ̀n pé wọ́n gbé láti fa'ala ó di kíni ó di fa'ula àbí so láti fa'ala wọ́n sì wá gbélé títọ́ kíni af'ala àbí wọ́n ní fatahakkumun wọ́n lélè gbogbo ń tẹ́ gbámú nínú pé hamza ni hamza ta'diya ni ila akhiri dọ́dé gbogbo àwọn ọ̀rọ̀ mi tẹ́ ń sọ wọ́n ni falaysal amru fiha kama dhahabtum ilay ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ sí sọ́yìn wọ́n ni wal hamzatu fi hadha al bina wọ́n ni hamza bíbá yóò laysat li ta'diya kìí ṣe fún ta'diya kìí ṣe pé kó sọ wà tefdil ẹwọ bọ́ sí ń kóró lùfún wọn so àti kí ni àti pé ń gbọ́lá fún àti pé kí yẹn fi gbọ́lá fún kẹn fakọt wọ́n ni ka alifi fa'il wọ́n lùn náà gẹ̀gẹ́ bí alifu fa'il ni alifu tó wà bí fa'il fa alifu tó wà bẹ́ẹ̀ wà mímu maf'ul àti mímu tó wà bí wọ́n ni wà nahwiha àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mina zawaid nínú àwọn harafi tó ma ń lékún allati talhaqul fi'la thulathi tó ma wọlé tó fi'lu thulathi li bayani ma lahiqahu mina ziyada so láti pé kó bá fi sàlàyé pé ah, àlékún ti dé bá kìíní àbálékún ṣe dé bá lọ́rọ̀ yẹn náà ó ti dé bá ní tùmọ̀ná ala mujarrada láti gbé e kó nípìlẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ ìdúsìn ta pé daraba but tó bá pé dọ́rọ̀bà alékún tó dé báyìí ó túnmọ̀ pé ìtumọ̀ rẹ̀ náà ó ti yí padà yálà ìtumọ̀ rẹ̀ increase sí ìpìlẹ̀ rẹ̀ àbó yí padà sí ìpìlẹ̀ rẹ̀ pátápátá wọ́n ni wọ́n ni fahadha já sábàbù jálibú li hadhihi alhamza wọ́n ni in tó mú hamza yíwá ni látàdíyà wọ́n ni látàdíyà til fi'l kìí sí pé tàdíyà fi'l ló mú hamza wa wọ́n ni qalu walladhi yadullu ala hadha wọ́n ni ẹ̀rí àwọn wọn sọpọ́n sọ̀rọ̀ àwọn afákúfà rí wọ́n ni walladhi yadullu ala hadha wọ́n ni nǹkan tó tọ́ka sí ilé anna al-fi'la alladhi wọ́n wọ tẹ̀dìíf àti pé kíyàn tẹ̀dìíf ni pé kíyàn dọ́bù ara fihàn so bóyá bí nísìn ó jẹ́ dọ́rọ̀bà yá sọ di kíni dọ́rọ̀bà so ó jẹ́ hasuna wá di hassana so wọ́n ni àwọn fíìlì yìí àwọn fíìlì alladhi yu'adda bil hamza èyàn lè ṣe èyàn lè àwọn fíìlì tẹ́ sọ pé hamza tó wà lára wọn yìí hamza ta'diya ni ṣe bí àwọn fíìlì àwọn this same fíìlì èyàn lè jẹ́ kó gba maf'ulu bihi pẹ̀lú nǹkan mí tó yàtọ̀ sí hamza nahwu jalastu bihi wa wa ajlastuhu wa qumtu bihi wa aqamtuhu wa nadha'iruhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wa huna la yaqumu maqama al-hamza ghayruha wọ́n ní tó bá yẹ pé ta'diya ni ó yẹ káwọn nǹkan mí lè dó láyé rẹ̀ bọ̀ láyé ta'ajjubu yìí nǹkan mí ò lè dó láyé hamza whereas láwọn àyè míì tí Hamza ti ń ṣe dáadí àwọn kẹ́mì sí kíni àwọn kẹ́mì lè dúláyè rẹ̀ wọ́n ni fa'ulima annaha laysat li ta'diya al-mujarrada so kìí ṣe fún ta'diya nìkan wọ́n ni wa aidan wọ́n ni bákan náà kátó kó rádù fún wa aksahu li thiyab wọ́n ni wàhádá min àtọ́ wà kásà wọ́n nílé látara àtọ́ ló ti wá àti látara kín látara kásà almutaaddi wọ́n ni wà láyẹ̀ sọ wọ́n ni kò lálàáfíà kò bá mú tẹ̀kọ̀dírù náklùhù kí àwọn sọ pé àtọ̀ tó wà ń bí o látara kín wọ́n lọ sí fa'ul so mọ̀ tí ó túnmọ̀ pé má àtọ̀ ohù tó wà bí náà wọ́n mú látara kíni látara àtọ̀ oye so látara àtọ̀ wọ́n ni bọ̀tà àtọ̀ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí kíni àtọ̀ so wọ́n ni ilà àtọ̀ idan tanawala ìtumọ̀ àtọ̀ ni pé tanawala ثم أدخلت عليه الهمزة التعدية لفساد المعنى وني فإن التعجب إنما وقع من إعطائه لا من عطوه وني تعجب yin tó ṣẹlẹ̀ sí ni pé bó ṣe fún kìí ṣe látara pé òun gan ṣe gangan ma ń gbà nǹkan so yí wa huwa tanawuluhu òun gangan gbà wani wala hamzatu hamzatu ta'ajjub wa tafdhil hamzatu ta'ajjub wa tafdhil ni wani wa hudhifat hamzatuhu allati fi fi'lihi níbi ààtọ̀ yíwọ́n á pa hamza tó wà bí fi'li rẹ̀ rẹ̀ fala yasihhu an yuqal so kò tọ́kì yẹn sọ pé hiya li ta'diya ní pé ta'diya kò tọ́kì yẹn sọ pé kíni ní pé hamza kíni hamza ta'diya ni wọ́n ni qalu wa amma qawlukum wọ́n ni ẹ̀rí ọ̀rọ̀ tẹ́ sọ pé annahu ما أضرب ما أضربه لزيد إلى آخره dérú àwọn ọ̀rọ̀ báyìí tẹ́ sọ wọ́n ní fal'itiyamu billahi hahuna wọ́n ní kí yẹn mú láàmù wá ní bíbáyìí laysa lima dhakartum wọn ò mú wá fún nǹkan tẹ́ sọ wọn ò mú wá torí pé fíìl yẹn jẹ́ lázim wọn ò mú wá min luzumil fi'l wa innama utiya bihi biha taqwiyatan lahu wọ́n kà fi strengthen rẹ̀ wọ́n ní lamma da'ufa bi man'ihi min at-tasarruf so nígbà tí ó ti nígbà tó lámìyẹ ti lẹ látara pé lámìyẹ mamnu' min as-sarf so mamnu' min as-sarf ni kò ní ibn malik ni wakilta hadha al-fi'l wakilta hadha wakilta hadhayn al-fi'layn qidman lazima ó sà ní bíbìnà malik ṣe wí wọ́n ní bin malik wa alzama tariqatan wahida torí pé ó ti dún ní máa ìṣe kan af'ala náà ma mú wá kò ní jọ af'ala lọ so nígbà tó ti wá rí báyẹn wọ́n kàn mú láàmù àwọn fi strengthen ẹni wọ́n ní kharaja biha ala sunanil af'al ó ti kú ní báwọn fíìlì ṣe máa rí kama yuqawwa biha 'inda taqaddumi ma'mulihi 'alayhi gẹ́gẹ́ bá sí ma ń strẹ́tìn pẹ̀lú láàmù náà bí ma'múlù rẹ̀ tó bá wá síwájú rẹ̀ wa 'inda far'iyyatihi so àti ní àti ní bí ẹ tuntun rẹ̀ wọ́n ni wa hadha al-madhhab náà ṣe lẹ́yìn so madhab ilé òun ló ṣe kíni ọlọ́ ṣe kíni ọlọ́ jẹ́rẹ̀ kíni kùlásọ̀ kùlásọ̀ ni pé eh, ahmed ó dá lórí kíni ó dá lórí maf'ul àti kíni àti fa'il bákan náà so ti yé báyìí so ibẹ̀ ló ti àwọn méjì náà ló lọ ìta ní tí rọ̀ yẹ́lẹ́kejì dá وقالوا يجوز صوغهما من فعل الفاعل ومن الواقع على المفعول صيبين so مذهب ابن ابن القيم واسا pé وهذا المذهب هو الرابح كما تراه يكون مذهب yìí sì ni مذهب tí ó jèrè that is on to correct get you on us so you mind ابن القيم ṣe فلنرجع الى المقصود ká padà síbi tí a wà ńbẹ̀ so a ah, mas'ala na nahawiyya tó dun, so kíyàn gbìyànjú láti tún kà fúnra yẹn kíyàn tún gbọ́ kíyàn tún wò so mas'ala tó dùn tó yíò àwọn mas'ala tí ma ń tààlà ká ìjì dáadáa ni so barakallahu fikum tí a bá láwọn pìlẹ̀ rẹ̀ tí a bá gbọ́ sọ́rfù yí dáadáa kíyàn ma kata pè ní sulati mujarrad sulati mazid so yẹn ma kata ń pè ní ismu eh, afala tefdil, èyàn ma ta'ajjub tí a bá ti ní àwọn pìlẹ̀ yìí èyàn ó ṣàǹfààní gan níbi ọ̀rọ̀ tí Ibn al-Qayyim sọ yìí سوى الله أعلم والعلم عند الله وصلى الله وسلم وبارك على نبينا محمد